إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kẹsùsọ́ ní ayin Ọlọ́hun bá subhanahu wa ta'ala torípòun nìkan ló tọ́ sí ìjọsìn wa àti ayin wa adúgbẹ́ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni a wá ìrànlọ́wọ́ rẹ̀ a wá àforíjì rẹ̀ a sì wá àbú Ọlọ́hun Ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wà ẹni tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ni pẹ̀lú Ibadallah ìpáyà Ọlọ́run Ọba ní pàápàá ẹ páyà olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí náà ló ti fà jáde ẹni kejì rẹ̀ ó wá tàn án lẹ̀ lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ bẹ̀rù Ibadallah ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ẹ̀sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹbá ń ṣe lè Ọlọ́run Ọba yóò mọ̀ bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn àṣìṣe yín ẹni bá ń tẹ̀lé tỌlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ in ti sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmẹ́nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni in tó wá burú jáìjù nínú gbogbo alamari adádálẹ̀ ni ó gbogbo adádálẹ̀ láwọn nǹkan tuntun nínú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam gbogbo adádálẹ̀ anu ni ó anu sire iman sọ ni ti ń ṣe dèrò náà ni ibadallah ẹ̀páyọ̀ ọlọ́wọ́ ẹ̀pẹ́yà Ọlọ́run Ọba kẹsì máa ronú sójọ tẹ́ pàdé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọjọ́ tó sì pé kò ní ṣe wá láǹfàní àwọn dúkìá wa àwọn ọrọ̀ wa àwọn kẹni wa ibadallah àyàfẹ́ni tó bá pàdé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó sírukún pẹ̀lú rẹ̀ ibadallah àwọn musulmi

bẹ́ẹ̀ sì ni kò wúlò bẹ́ẹ̀ sì ni kò ní ṣe ẹni tí ń ṣe láǹfàní o ibadallah tawhid ìmú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lẹ́yọ̀kan ṣoṣo aslu kulli asil ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ ni ìpìlẹ̀ tó ṣe pé orí rẹ̀ ní gbogbo àwọn ṣẹ́ láàmàlé lórí ibadallah a rí pé lásìkò yìí àwọn tí wọ́n ń palẹ̀mọ́ láti lọ hajji wọ́n lọ ẹlòmínà tó ti lọ ó ti lọ gbogbo eléyìí náà ìwà ìsúnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni tániyà bá dá tó bá sì jẹ́ nítorí Ọlọ́run Ọba nìkan ṣoṣo ibadallah nítorí Ọlọ́run Ọba nìkan yẹn náà wà ní tawhid ẹ̀sìn wo gbọ́dọ̀ bàjẹ́ ká máa rò pé gbogbo ń tàà bá ṣe àbáwọn kí a mí ìta ń ṣe nínú ìjọsìn ní pé a kà máa ṣe lọ náà ni tí pìlẹ̀ bá ti bàjẹ́ tí foundation bá ti bàjẹ́ kí lè yàn fẹ́ malélé lórí tawhidi wá ṣe pàtàkì gan ibadallah ìmọ́lọ́wọ́ bá lẹ́yọ̀ ọ̀kan ṣoṣo ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ni a bá fẹ́ ṣe nínú ìjọsìn

annahu la ilaha illa ana nígbẹ́ kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi mi o fa'budun kẹ ya jọsìn fún mi ibadallah ẹjẹ́ àwọn ara wa o lórí tawhid Ọlọ́run Ọba o lórí gbogbo ń tàà ń ṣe torí gbogbo ẹni tí ó bá ní tawhid ibadallah kò sí tí ó bá ṣe tó bá jẹ́ òkè gan ni àwọn òkè iṣẹ́ Ọlọ́run Ọba ní faqadimna wa qadimna ma amilu min faja'alnahu haba'an mansura àwọn kan tí wọ́n ti ṣe nínú iṣẹ́ àwa tí wọ́n síwájú so wọ́n ma rí báyìí a sì wá kú gbogbo ẹ̀ yóò dérú tí ò ní wúlò fún wa ibadallah ìwọ tó ń lọ sí hajj ìwọ tó ń ṣe jọ́sìn mí ìwọ tó ń gbáwẹ̀ ìwọ tó ń kírun ìwọ tó ń yọ zaka ìwọ tó ń ṣe sọ́dákọ̀ ìwọ tó ń jí lóru Ibadallah in tó lè jẹ́ kí gbogbo tó ń ṣe yìí kó wúlò tẹ́yìn ó sì fi làláyé tẹ́yìn ó tún làlálkìyàmà lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó ṣe pé ìmọ́lọ̀ ọba lẹ́yọ̀ kan ni òun náà ni gbólóhùn la ilaha illallah bákanáà ibadallah ìgbéjù sílẹ̀ ìmórogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba tàbá ń sọ pé ìmórogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba kò túnmọ̀ àwọn èrè lásán wọ́n ní ẹ ṣírkù ní bọ́gí bọ̀pẹ̀ ara bọ́wọ́ lì bọ́ àfá òun náà ẹni bá fi pàdé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pẹ̀lú ẹbọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ni walaqad uhiya ilayk ọlọ́wọ́ba ni a ti sọ a ti sọ wáhì kalẹ̀ fún ọ wa ila alladhina min qablik àti sí àwọn tó síwájú rẹ̀ la'in ashrakt tó bá fi ṣẹbọ ọlọ́wọ́ba ń dájú annabi sallallahu alaihi wasallam ni o tó bẹ́ mún kẹ́kẹ́ lórogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala la yahbatanna 'amaluk gbogbo sí ẹ̀rẹ́ ó bàjẹ́ wala takunanna minal khasirin so ó sì wà nínú àwọn tí ó ṣòfò ẹ wo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó gbogbo sẹ́yùkú kí ẹ máa ṣe nínú sẹ́ dáadáa ìyá ń kírun ni kò lè wúlò fún yàn ibadallah ó wá bá nínú jẹ́ lásìkò wà yẹn ibadallah ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn àdájọ́ àwẹ̀ Ibadallah tawhid wọn kọ́ kọ́lá ìlúmí òtún lóun fẹ́ kọ́ lárúbáwá àfá ìmìnà fẹ́ ma lárúbáwá ìsọ Ibadallah in tí ó jẹ́ kí gbogbo ẹ wúlò òun ni tawhid o so òun ni tawhid ìgbàgbọ́nù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti ká má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ká má mú nǹkan mí lórogún papọ̀ ní ẹgbẹ́ papọ̀ mọ́ Ọlọ́run Ọba kama má wá ìjọsìn elomi kama ká elomi fún ẹlòmí níjọsìn tó yàtọ̀ sí Ọlọ́run Ọba fi iṣẹ́ Ọlọ́run Ọba ká fi ti sọ́dọ̀ elomi to yato si Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ni dáàbòbò yà elomi rò pe waya àbí irin irin tí ma latara oje to wa fi sọ́wọ́ ni ẹlòmí ló pé àbóhun bá ń ṣèrìn àjò àwọn nǹkan tó wọ́n ti wé mẹ́nu ọkọ̀ bí àfá eléyè ṣẹbọ àbúhun yẹ ṣẹbọ àwọn kí oúnà kọ síbẹ̀ kódà ọ̀dà fà lóhun ti gbá ẹwùn kẹ báyìí Ibadallah bá ṣe ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ nìyẹn o bá ṣe ń gbé àwọn èèyàn kó nínú ẹ̀sìn Ọlọ́run pé ah, ọ̀dà fà lóhun hmm, ah, àfáà mi tán bá ti fún mi nǹkan tó bá sì ti ní ṣe báyìí ah ó léwo Ibadallah kálọ̀ mọ̀ pé ìtọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala tó bá kọ ní pé yóò ṣe wá kò ní yẹ̀wá o so ṣùgbọ́n nínú sábàbí na ní àdúwà kíyàn wá sí àdúwà yẹ gẹ́bà nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí ó bá ti sí pìlẹ̀ kí lèyàn fẹ́ ma nkẹ́lé lórí tawhid ibadallah nínú ẹbọ oníkẹ́yàn ma lọ sọ́dọ̀ àwọn afún jálàbí o ẹbá mi wo ẹbá wó kọ àwọn ọmọ yìí àwọn ọmọ méjèèjì ẹwò wọn síra wọn sán bára wọn mú àdánwò ni àwọn èèyàn o àwọn èèyàn sì ń àwọn èèyàn torí àwọn nǹkan tí wọ́n jẹ gbogbo àwọn báyìí wọ́n bá lè kìyàmà àwọn èèyàn jẹ́ ẹ̀yẹ wo ibi tí wọ́n ti lọ wo wọ́n rí pé wọ́n dá fúnra wọn tààlà tí wọ́n rí pé wọ́n dá fúnra wọn tààlà wọn so ni pé wọ́n gbà lọ́dọ̀ ara wọn pàwọn ọmọ kọ̀kọ́ Ọlọ́run ba tá bá ń sọ fún wọn bá ń sọ kẹmí fún yín pé ah, ara akan sawọ́ sọ́dọ̀ Ọlọ́run Ọba irọ́ ni o in bẹnu tíra wọn bẹ́ẹ̀ dáadáa in bẹnu tíra wọn bẹ́ẹ̀ dáadáa wo kọ̀kọ́ Ọlọ́run ba Ibadallah gbogbo ti n'i ẹni tó ń wo òwò kankan láti jọ ìtí ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ń sàdúwà ṣe bá dánwò yẹn náà gbé kò fún kò sí tí ó dé bá àyàfin tọ́lọ̀ ọba bá kọ mọ́ ẹ̀dá èyí wá sófò ẹ̀sìn yóò sófò àwọn sẹ́ dáadáa tí ń ṣe yóò rí bínú Ọlọ́run bá subhanahu wa ta'ala èyàn compromise tawhid yẹn fẹ́ni kankan pé ah, ah, ah, àwọn alájì ni alájì ló ní gún kí níhùn ẹfẹ́ fi pò papọ̀ ní kí náà fẹ́ fi pò papọ̀ fún àwọn fẹ́ ma ń lò fáwọn kakọ̀ká wọ́n jọ àwọn okò aljannu mẹ́ ẹ́dàkùn ẹwọ nǹkan ibadallah gbogbo kí ní yóò tí ẹlòmíì gbogbo tó ti gbọ́ náà pé ah tàwíìdì ni àìṣẹbọ tó bá tún délẹ̀ tánàwó bá tún dé pé ah kí ní ìmọ̀fẹ́ lágbára lọ́tẹ̀ yìí àṣẹ́mì ní pàfà ìpadà báyìí ibadallah Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ló sì ẹni tán nabi náà sì ń kọwa ni ẹ́ anábi sallallahu alaihi wasallam sọ pé wa'alam anna al'ummata lam yanfa'uka bi shay'in qad katabahu Allahu lak lọ́mọ ní pé àwọn al'umma ò lè sí ọ láǹfàní wọn ò lè sí ọ láǹfàní níbi nǹkan tó ṣe pé qad katabahu Allahu alaik ibi nǹkan tó náà bá ti kọ igéǹsì rẹ̀ níbi kìí yóò kọ́ náà níṣẹ́ kò sí tó fẹ́ ṣe sí òjò báyìí báyìí báyìí báyìí báyìí ó ti ṣẹlẹ̀ ó ti síwájú nù tíra Ọlọ́run Ọba Shaykh Uthaymeen sọ pé nínú ìdí tọ́lọ́run Ọba fi kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ kalẹ̀ nínú Lawhul Mahfuz nínú àwọn ìdí tọ́lọ́run Ọba ti fi kọ gbogbo ẹ̀ kalẹ̀ nínú Lawhul Mahfuz ni pé kẹ́rù má fi sọ pé Ọlọ́run Ọba ṣàbòsí mi ni àwọn yóò sọ oríṣiríṣi nǹkan lálùkìyàmà ibadallah gbogbo tí wọ́n fi là tí yóò fi là nù náà àwọn yóò parọ́ mọ́ Ànábì Ọba ara anábì kankan wá bá wa rárá ọlọ́run tàbá ti ẹ̀lẹ́ padà sáyé lẹ́ẹ̀kan sí rárá àwọn babalaba wa ní rárá àwọn babalaba yí kọ́ gbogbo yínà ni gbogbo ẹ̀lọ́lọ́wọ́ bá mú wánú Qur'an ibadallah àwọn yóò ní àà ah, kílòkọ́ rẹ̀ òjò yẹn mo ti fẹ́ là mo ti fẹ́ sórí rẹ̀ ìwọ́lọ́run mo ti kọ́ kalẹ̀ pé in tí ó sì ọ́ ẹwọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀rí ti tá lórí ọmọ èèyàn ẹ imagine kíyàn níbi títí ń ṣiṣẹ́ ibi títí ń tó àwọn èèyàn ó ti wá kọ pé lágbájá ní ó ṣiṣẹ́ lónìí shift yìí ni shift yìí lágbájá ni ah, ah, ah, wọ́n ni àwọn sábò sí wọ́n ti mọ̀ pé ìyá ìyá àwọn ń ṣe náwó àbẹ́gbọ́n ẹ̀gbọ́n àti òun ṣe náwó in tán fi mọ́mà fi òun ṣiṣẹ́ lójọ́ ènìyàn but tí ma ti kọ́ kalẹ̀ ṣe yóò sọ̀rọ̀ kan kò ní sọ̀rọ̀ yóò ní àtọ́ ah, ó bọ́ síbẹ̀ ìdítọ́nà ọba fi kọ wúwẹ̀ kalẹ̀ nìyàn nínú àwọn ìdítọ́nà ọba fi kọ wúwẹ̀ kalẹ̀ nìyàn torí pé tó bá dòjọ́ ọgbẹ́ndé lọ́dọ̀ náà wọ́n ní sọ pé ah mo ti fẹ́ sórí lójọ́ yọ náà mo kà padà lọ sórí bú ní orí pé wọ́lọ́ gbogbo tí yẹn lè fìlà lójọ́ ọgbọ̀n ìdè lọ́mọ èèyàn ronú rẹ̀ gbogbo tí yẹn lè sọ gbogbo tí yẹn lè pánu rọ́ gbogbo tí yẹn lè hun ibadallah a ma n ti ẹni tí ó lànà ẹ̀lẹ́ni tó ní tawhido ta ń kí ẹlòmí tí ń jọ́sìn fọ́nà ọba ogún ọdún ọgbọ̀n years lẹ́lòmí fi ń jọ́sìn fọ́nà ọba subhanahu ta'ala tí ń pẹ̀lá rẹ̀ mùsùlùmí wallahi in tó lè jẹ́ kí gbogbo ẹ wúlò òun náà ni kí ẹ má ṣẹbọ kí ẹmọ́ mọ́rogún papọ̀ mọ́ Ọlọ́run wa subhanahu wa ta'ala tí ẹmọ́ òká èyàn lè dẹ́lẹ́bọ látara òká látara òká lásán látara òká lásán tí bá ti ń wọ̀ kadà lọ báyìí yóò dábòbò mi ẹni pé àárá pé àyẹ̀kú ni yóò mọ̀ yẹ̀kú lọ fóhun sẹ́hun kẹ́ yàtọ̀ sí pé èyàn ń ṣẹbọ èyàn tún fọ́lọ́wọ́ bá ṣe ẹ̀yẹ gara ta àwọn aláfà lélẹ̀ àwọn àfà ló kọ wọ́n kọ gbogbo ẹ̀ sílá àbínú mọ́tò ọya wé pupa má sílá ló wà ń bẹ̀ ẹlòmí ó tún tó wà nínú tó pè ní tíra ìbákúbà ní ó bá ń bẹ̀ ẹni bá wáwà kó wà ní eré kúrò bí i bá dúó ti a nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ so, tíyàn dó ti súnnà nabi sallallahu alaihi wasallam kò ní kábàmọ́ yóò sì gbáyé rọrùn yóò sì gbáyé dáadáa barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد الله سبحانه وتعالى mentions some of the, his prophets and messengers in the noble book. Let us ponder on this ayat. Allah subhanahu wa ta'ala says, وَتِلْكَ حُجَّتُنَا And that is our proof. آتَيْنَاهَا إِبْرَاهِيمُ We give it to Ibrahim ala qawmi to use it to preach to his people. نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ we raise the level of whoever we want inna rabbaka hakimun alim indeed your lord is the most wise the most knowledgeable وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ And we gifted him Ishaq and Ya'qub. كُلًّا عَدَيْنَا All of them we guided. وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلِ And before that, we have guided Nuh. وَمِنْ ذُرِيَّتِهِ And from his offsprings, داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين and that is how we reward the good doers وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين they are from the righteous وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين and all of them We raise them in virtue than the rest of the world. وَمِنْ آبَائِهِمْ And from their forefathers. وَذُرِيَّاتِهِمْ And from their offsprings. وَإِخْوَانِهِمْ And from their brothers. وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ We guided them to the right path. ذَلِكَ هُدَى اللَّهِ That is the guidance of Allah. يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ Allah guides whomsoever he wills with it from his slaves. Now listen to this. Walau أَشْرَكُوا All of those people we have mentioned, all of those we have mentioned above, all of the messengers and the prophets of Allah that Allah has mentioned above, Walau أَشْرَكُوا If they have ascribed partners with Allah, لَحَبِطَ anhum مَا كَانُوا يَعْمَلُونَ Everything they have done will be destroyed totally. Subhanallah. The messengers of Allah, Allah subhanahu wa ta'ala list them and then Allah subhanahu wa ta'ala says, if they had ascribed partners with Allah, everything they have done will be, will be rendered astray. Faya Abdullah, who you slave of Allah. Then is it not more befitting that you should hold on to your tawheed and protect it and do not ascribe partners with Allah subhanahu wa ta'ala. Worship Allah subhanahu wa ta'ala sincerely alone and do not ever be found committing shirk. Call upon Allah subhanahu wa ta'ala in, time in times of ease and distress. And Allah subhanahu wa ta'ala will answer you. Whomsoever you call, besides Allah subhanahu wa ta'ala, cannot harm you nor benefit you. إن الذين تدعون من دون الله لا ينفعون Those that you, you call apart from Allah, they cannot benefit. ولا يضرون Nor can they harm. Ibad Allah. Let us protect our tawheed. Let us steer away from shirk totally. Don't be found tying amulets to your body. Don't be found going to all these soothsayers and those who will claim that they will tell you the future. Even if, he, even if he looks at it in the Quran, even if he tells you, open the Quran, I will tell you what will happen tomorrow. This business venture you want to go into, this marriage, this child, this so and so affair. Ibad Allah, wallahi, no one knows the grave except Allah. And Allah subhanahu wa ta'ala is the one who controls all affairs. So leave your affair in the, in the hands of Allah and pray to Him. Allahumma aati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha mawlaha Allahumma ahsin lana dinana alladhi huwa ismatu amrina وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم يا الله اللهم انصر ولي عهد هذا البلد يا رب العالمين اللهم انصرهم ولا تنصر عليهم يا رب العالمين اللهم يا الله أنت الغني الكريم اللهم انصرنا على حاجاتنا يا رب العالمين اللهم ارزقنا يا رزاق اللهم أغثنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم يرحمكم الله